الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكفوا الله سبحانه وتعالى atọrọ alikun kí a ti gẹ fún annabi wa muhammad sallallahu alaihi wasallam ilé tí a ń kẹlọ náà ni mawkiful islam min isa alaihi salam o náà ni kí ni mawkiful islam mawkif islam kí ni position ẹ̀sìn islam nípa annabi isa alaihi salam àti pé ǹjẹ́ ó tọ́ kí a pè ní Ah, eh, látara mọ́kí fi islam yìí yóò ma tọ́ka sí àwọn tí wọ́n jẹ́ tí wọ́n kí ń ṣe musulmi àbí tí wọ́n jẹ́ christian wípé ànábí isa alayhi salam ọ̀yẹ̀ ká ní wọ́n pè wá lọ sí wípé kí a nígbàgbọ́ nípa nẹ́bùwa muhammad sallallahu alaihi wa wasallam so látara bẹ́ẹ̀ yóò jẹ́ islam ibi ta tí wá káàdìlá náà ni wípé ọlọ́ọ̀bá dáwà kò dẹ̀ bèèrè arziki kankan lọ́wọ́ wa kò bèèrè kankan lọ́wọ́ wa ọlọ́ba nìkan ní ṣe arziki onìkan ló lè pààyàn onìkan ló lè jíyàn onìkan ni ó dásà lẹ́sà pẹ̀lú àwọn ìròyìn rububiyya àti àwọn ìròyìn uluhiyya ìlẹ́tọ̀ sí ìjọsìn òun sì nìkan ló ní àwọn ìròyìn tó pé àtàwọn ìròyìn tó gbọngbẹ́ lọ́lọ́fin sọ ní Kùránì pé kúl huwa Allahu ahad wà nábì sọ fún wa pípẹ́ ọlọ́run ọba o

ọlọ́run ní wọ́n ni wal maqsudu bí ba'da hadhihi al-muqaddima in ta wáfẹ́ ṣàlàyé lẹ́yìn ọ̀rọ̀ ìtìsíwájú ta ti sọ yìí bayanu hali rasulillahi al-karim isa bin maryam alayhi salatu wassalam wa makanatihi fil islam a fẹ́ sọ ìṣesí òjíṣẹ́ ọlọ́run ọba òjíṣẹ́ ọlọ́run ọba àpọ́nlé anabi isa alayhi salam jesus ọmọ mary kí ọlọ́ọ̀bá kí ó bá wa kẹwọn àti ipò wo ni wọ́n wà nínú ẹ̀sìn Islam inna hadha an-nabiyyul karim wọ́n ní ṣe rí òjíṣẹ́ Ọlọ́run ọba alápẹ̀lẹ́ yìí jahilaha wa tajahalaha al-yahudu wan-nasara wọ́n ṣe àìmọ̀kan pa rẹ̀ wọ́n ṣe àìmọ̀kan nípa rẹ̀ àbí wọ́n tíra láti jẹ páwọn òmọ̀ àwọn yahudi àwọn jews àtàwọn christians wọ́n mọ́ ṣe bí páwọn òmọ̀ wípé islam ó sọ̀rọ̀ nípa ipé nípa ipé jesus ń kọ́ ẹni tó ní ipò tó gani bal wọ́n mọ́ ń fẹ́ píkṣọ̀ rẹ̀ fáwọn èèyàn bí páwà mùsùlùmí o akórira nabi isa akórira jesu abadan láyé mùsùlùmí tó bá ilé kórira nabi ọlọ́wọ́ bá kan yálà jésù ni yálà moses ni àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni onítọ̀wọ̀n ìkí ń ṣe mùsùlùmí onítọ̀wọ̀n ìkí ń ṣe kíni kìí kí ń ṣe mùsùlùmí fi waqi'ihim wa aqa'idihim wa kitabatihim so níbi àwọn nǹkan tó máa ń kọ níbi bẹ́sẹ̀ máa ń ṣe wọ́n máa ń tẹ́ láti máa picture bí pé ẹ̀wọ̀n ìkí ń fẹ́ wo kí ni nǹkan tí islam sọ nípa jésù gangan fúnra wọn wa qama biha al-islam wa ha afdọ́lá tẹkìrìrì so islam wọ́n wá ṣàlàyé àwọn nǹkan yìí àwọn ipò tí ànábì Ìsá ní yìí wọ́n dẹ̀ fi rinlẹ̀ ní ìfinrinlẹ̀ tó ní agbára wa akmalahu wa ansafahu fi kathirin min ayatihi albayyinatil karima wọ́n ṣàlàyé rẹ̀ lọ́nà tó hàn dáadáa níbi ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ayat wa dhalika alladhi qawarrahu li islam la yakbalu al-aqlu as-salimu as-sarihu siwa in islam fi rinlẹ̀ nípa jésù kò sí láàká ìkan tó pé tí ó takó wa yarfudu ma adahu mimma qabaratil yahud min qadhfi lahu wa lu'mihi ó dẹ̀ ń takó tí àwọn yahudi wà lórí ẹ̀ níbi ìmá ilẹ̀ òkó zinamẹ́ annabi isa àti ìyá rẹ̀ àwọn ma ń sọ pé jésù pé ọmọ zina ni ọmọ zina òní jésù ń islam kílẹ̀ àwọn méjèèjì pé yọrọ ọmọ anábì isa alayhi salam wọ́n sọ máa lè ìyá wọn dẹ̀ ní wọ́n kí ń so níranù ìyẹn mẹ́rin wọ́n ni wà mọ́ kọ̀bọ̀rọ̀ tó nasọ́rọ̀ mẹ́golówin fèhì àti táwọn nasọ́rọ̀ islam kílẹ̀ táwọn christian bọ́ ṣe ń ṣe àṣejù nípa jésù wàtà léhe láhù bọ́ nígbàmí bí ìtìbárihi ibn allah ìgbà míì wọ́n ó ní ọmọ ọlọ́run ni wàtàrọ̀tàn ìgbà míì tún ní huwallọ́ kàtún ní òun lọ́lọ́run áwọ́ àbígbà míì kàtún ní thalithu thalatha ìkan nínú ọlọ́run mẹ́ta tún ní wàtàrọ̀tàn bí tahkirihi wa tashwihihi mimma yadullu ala fi ad-din wal ní kí wọ́n fi ànùròyìn rẹ̀ àti àwọn aburú àwọn tí ó yẹ kan fi ròyìn ànábì ọlọ́run kí wọ́n fi ròyìn ẹ̀ bí ìgbà tí wọ́n ròyìn jésù wípé ó ń pe obìnrin kénàní ẹni ajá ó ń pè ní ajá ipa tí ó yá gbé oúnjẹ ọmọ fájá ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àti àwọn nǹkan míì tí ó tọ́ kan fi ròyìn òjíṣẹ́ ọlọ́run wa laqad qassa Allahu alayna ahsana al-qasas wa arwahu an وتابع ذلك في مراحل حياتهما في غاية البيان مع غاية الإكرام wọ́n ní Islam ti wá ó ti wá sọ ìtàn fún wa àwọn ìtàn tí fi ń dájú àwọn ìtàn tí fi ń dùn jù nípa Jésù àti ìyá wọn láti bẹ̀rẹ̀ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ hmm? bó ṣe jẹ́ kí màláíkà lọ bá Mary ni bí wọ́n ṣe ní oyún rẹ̀ ni bí wọ́n ṣe bí Jésù ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti gbogbo àwọn ìpè ìsìláàmù tún wá mẹ́nubà àwọn ìpele ìpele kọ̀kan nínú àwọn ayé wọn pẹ̀lú ẹ̀kọ́ àti àpọ́lé tó ní agbára fa'amana bi dhalika al-mu'minuna min atba'i muhammadin sallallahu alaihi wasallam àwa tá wá jẹ́ mu'mini nínú ọmọ lẹ́yìn annabi àwa wá nígbàgbọ́ nínú rẹ̀ wa qaddaru isa wa ummuhu haqqa taqdir àwa annabi isa alayhi salam àti ya wọn an wa babara lẹ́mẹ́wa wàtàfà òbíhì ma gọ́yà tàlẹ̀ ìtìfà wọ́n wá pọ́n wọlé wọ́n sì súnmọ́ wọn ní ìpọ̀lẹ̀ tó ní agbára ka ma tàfà òbí sáàrìl àmbíyà ìwà rúsùlù wa amanu bihim gẹ́gẹ́ bẹ́ ṣe fáwọn òjíṣẹ́ yòókù náà tí wọ́n dẹ̀ nígbàgbọ́ pẹ̀lú wọn bal kọ́gọ̀rọ̀ ìsìlámù lè ìmánà bal man intaqasa ayya ahadin minhum ayya intiqas faqad kafara indahum wa kharaja an min millati al-islam bal en tó bá ilé tàbùkù Jésù abu tàbùkù Mary abu tàbùkù ìkanú àwọn òjíṣẹ́ Ọlọ́run Ọba onítọ̀hún ti kó nínú ẹ̀sìn Islam kekin ṣe muslimi ma kò bá ma kírun kò bá ma gbààwẹ̀ fa kayfa biman yukadhibuhum aw ahadan minhum yukadhibuhuma aw ahadan bó wà len tó bá ń pè lo niro àbí pé kanú àwọn ànábí ọlọ́ọ̀bà ẹ̀ ní irọ́ laqad ashada Allahu bi Isa wa ummihi wa Maryam ummihi Maryam at-tahur fi kathirin min suwari al-Qur'an ọlọ́ọ̀bá ti wá yí jẹ́ ọlọ́ọ̀bá ti yí ànábí Isa alayhisalam ànábí ọlọ́run òjísí ọlọ́ọ̀bá Isa àti ya wọn nínú àwọn àyàtì tó pọ̀ gan nadhkur ba'dan dadaha minha adàkọ̀ díẹ̀ nínú rẹ̀ ẹ jẹ́ ọlọ́run sọ pé inna allaha astafa adam ọlọ́run bá dá adam ó dá sàlẹ́sà ó mú fúnra rẹ̀ wà nóòhà àti nóòhà wà áàlà ibrahim àti àwọn ará alé ibrahim yẹn ni ishaq àti ismail isaac àti ismail wà áàlì imran àti àwọn ará alé imran alal alamin lórí gbogbo ayé tẹ́yẹnyẹn zuriyatan ba'duha min ba'dhin gbogbo wọn wọn like wọ́n jẹ́ zuriya fún ara wọn adam ó ní bàbá ogun wọn lẹ́yìn nínú àwọn àrọ́mọdọ́mọ wọn ni noah nínú àwọn àrọ́mọdọ́mọ wọn ni ibrahim àwọn ànábì yòókù jáde látara ibrahim nínú àwọn ìtí ọlọ́ọ̀bá dákọ fún wa ah wallahu sami'un alim ọlọ́ọ̀bá bá ti ń gbọ́ gbogbo nǹkan ọba rọ́bì anni nazartu laka ma fi batni muharraran àwọn ni ìyá Maryam wọ́n ni ọlọ́run ọba in ti ń bẹ nínú ọkàn mi yíò mo fẹ́ fi jẹ́jẹ́ fún ọlọ́run ipé fi jọ́sìn fún ọlọ́run ọba ni fataqabbal minni ọlọ́bàdákùgbà lọ́wọ́ mi o innaka sami innaka anta sami'ul alim ìwọ ọlọ́ọ̀bá ni ọba tí ma ń gbọ́ gbogbo nǹkan ọba tó nímọ̀ pa gbogbo nǹkan falamma wada'atha gbàtán wá bí ọmọ yẹn tí wọ́n bí Maryam qalat oni rabbi anni wada'ta inni wada'taha untha ọlọ́ọ̀bá mo ti bí báyìí o lóbin wallahu a'lam bima wada'tu ọlọ́ọ̀bá ló nímọ̀ ń pa nǹkan tí mo bí wa laysa dhakaru kal untha ọkùnrin ò dàbí obìnrin wa inni sammaytuha maryam mo ti wá sọ ní maryam léni bá ṣe bí mary ni ìyá rẹ̀ wọ́n sọ páwọn fẹ́ fi ọmọ yìí sin lọ́wọ́ ọba ni mo ti wá sọ ní maryam inni u'idhuha bika wa dhurriyyataha minash shaitani ar-rajim mo wá ń wá ìṣọ́ ìwọ Ọlọ́run Ọba kó fún ọmọ yìí àti àwọn àti ọmọ rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ kó níbi ọ̀dọ̀ ṣaitọ́nù fataqabbalaha rabbuha wa gbàdúwà yìí so ọmọ tí mọ́rẹ́ bá bí ò lè jọ máa lè ọlọ́wà ti gbàdúrà wọn ọlọ́ẹ̀yìn ẹni tó wá tọ́jú ọmọ yìí dàgbà òun náà ni Zakariya Zakariya àwọn ni bàbá John nínú bíbélì kullama dakhala alayha Zakariya al-mihrab wajada indaha rizqa gbogbo tí Zakariya bá ti wá wọlé wọn ibi tí wọ́n mihrab ibi tá ti mọ́ sí lọ́wọ́ torí inú ilé ìjọsìn ni Maryam mọ́ wà ni Mary mọ́ wà ibẹ̀ náà ti mọ́ jọ́sìn fún Ọlọ́run ọba subhanahu wa ta'ala wọn wà ń bẹ́ like throughout wọ́n ṣe lọ́wọ́ bá ní wọ́n èké kó ń bẹ́ Allahu Akbar gbogbo àti Zakariya bá ti wá wọ́dọ̀ wọn wọ́n wà rí jíjẹ mímu lọ́dọ̀ wọn pé ah ya Maryam jọ́ka wá ní pé wọ Maryam anna laka hadha bolo tí rẹ̀lẹ̀ qalat huwa min indillah nínú àtọ̀dọ̀ Ọlọ́run ni nínú àwọn miracles tọ́lọ̀ mention nípa Maryam ni

قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء ibẹ̀ ni Zakaria ti kíkẹ́ ọlọ́ọ̀bá ní ọlọ́ọ̀bá dákùn fún ìmìnà lọ́mà tó dáwọ̀ ìbímọ wọ́n sì dàgbà kí sọ wọ́n tún bọ̀ wà nínú suratu Maryam insha Allah bọ́ sí bí Yahya a eléyìí tí àwọn Christian bihadha rabbil azim ọlọ́run fẹ́ sọ ìtàn ọlọ́run fẹ́ sọ́tàn Mary ọlọ́run kọ́kọ́ wá ti àwọn ìtìsíwájú tó lágbára yìí pé ya rẹ̀ gẹ́mọ́ ṣe lóyún rẹ̀ wọ́n lóyún rẹ̀ pẹ̀lú bẹ̀rù ọlọ́run wọ́n lóyún rẹ̀ lórí pẹ̀lú àdúà pé ọlọ́run in ti ń bẹ nínú mi yìí iṣẹ́ mo fẹ́ fi sìn ọlọ́wọ̀ bá ní ọlọ́run gbà lọ́wọ́ mi bẹ́ẹ̀ mo lọ jẹ́ pé ẹrú sìn ọlọ́wọ̀ bá ní Mary tí ń ṣe ìyá Jésù ẹrú sìn ọlọ́wọ̀ bá nẹ́dẹ̀ ní Jésù náà ẹrú sìn ọlọ́run ọba ni wọ́n wọn èyí kí ń ṣe ọmọ ọlọ́run ọlọ́run fi zòríyà rinlẹ̀ fún mẹ́rin bí zòríyà ni àwọn àrọ́mọ dọ́mọ yàn ẹ́ tààlà àrọ́mọ dọ́mọ jésù so kò lè jọmọ ọlọ́run tó bá ti ó ọmọ mẹ́rin ni jésù ẹlùmí ọkà bóò jésù náà ni jésù ló bímọ ń bọ̀ ìtọ́lọ̀bá sọ fún Al-Qur'an yẹ ìntánẹ́bí sọ fún nínú súnnà ni so àrọmọdọ́mọ ni so gbà tó ti lè jọmọ Mary ẹ ń kọ́ o bó o ní ó ṣe wá jọmọ Ọlọ́run tó bá lọ́mọ Mary ní Ọlọ́run tún ni yóò mọ̀ tọ́ka billah àmìmọ̀ ah, subhanallah pa àmìmọ̀ Ọlọ́run ọba kò níbi kéèyàn sọgún kan báyẹn so ni Aida kó jọmọ Ọlọ́run àbí kó jọmọ Mary àánú àfá ẹ̀ ní Holy Spirit láti understand ẹ̀ ní dáa wa Holy Spirit dáa wa Holy Spirit kò níbi fún gbogbo ọ̀rọ̀ irọ́ tí ó rí ẹ̀họ̀ ní Holy Spirit yẹn iro ni tán jẹ́ kẹfẹ́ ma fíwà lórí ànù ẹ̀yin náà ti rí pé kí ní yóò lọ nínú Islam ọ̀ nídìí Holy Spirit kẹ́kọ́ fi gbọ́ Islam yìí Holy Spirit yẹn rọ́ kọ̀kọ́ pá ọ̀rọ̀ tí mo sọ yìí kò ní yé yín Ọlọ́run ọbẹ̀ kan ni ẹ gbọ́dọ̀ sí ẹlòmí nídẹ̀yìn ọlọ́run ọlọ́ba ń jíṣẹ́ oran Ibrahim oran Muhammad oran kìníkan èyí ò sì wá nídìí Holy Spirit ọka Quran Alhamdulillah rabbil alamin mo ń tún fún Yorùbá ìmí wà wallahi ni ẹlòmí ń bẹ láyà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ó kàn gbọ́ta lẹ́bí kan kàbìkanú Quran ó Islam pé a ah, ọ̀rọ̀ lọ́n lélẹ̀ bin al-As radiyallahu anhu sahaba wọ́n before káwọn tó gba Islam àwọn ma ń gbọ́ Qur'an àwọn ma ń gbọ́ irọ́ tí Musailamatul Kadhdhab náà ń pè Qur'an tó rẹ́ nìkan náà ó ń klé mọ̀ annabi láyà annabi wọ́n pè ní Musailamatul Kadhdhab olóò ìgbàlù tí mẹ́ pé irọ́ lélẹ́yìn pa ilé gẹ́gẹ́ lọ́rọ́ náà àwọn lọ bá nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tẹ́mà tí ó ní pé káàkán tí ṣe ìtọ́nì yìí mú wá fún ọ náà tó bá ti kàdí ẹ̀ báyìí ah tó má jáde wọ́n ni wallahi ọ̀rọ̀ ọlọ́ lílé yínká èyàn kan ò lè sọ́rọ̀ ilé ọ̀rọ̀ ọlọ́ọ̀bá pọ́nbílì ni so òjíṣẹ́ ọlọ́wọ̀bá làwọn ẹni yìí wọn èkí ń ṣe ni wọn èkí ń ṣe ọmọ ọlọ́run tẹ bá ti fẹ́ dàn kan gúlẹ̀ mọ́ ní ẹ̀ẹ́ ní holy spirit lẹ́ fi gbọ́yé ìtúbẹ̀ ní pé torí ni ò mọ́ bẹ́ sọ pé kí n gbà pé tírì èyàn tí wọ́n bí tẹ́yìn náà ń sọ yìí ó níyà ìtumọ̀ ní pé Jésù níyà àyá wọ́n ní ìyá ìyá bàbá ìyá bàbá ìyá ẹ̀ náà ní bàbá àti ìyá tó fi padà sórí Adam ó dájú pé ànẹ́bì Ìsá Jésù Kristi ọmọ Adam kìkí sọmọ Ọlọ́run ọmọ ènìyàn ni mú èkí ń ṣe ọmọ Ọlọ́run tí Ọlọ́run ọba bí ẹyẹ sọ ọ̀rọ̀ yẹn mọ́ ọ̀rọ̀ yìí ò dá ní tí ọlọ́ọ̀bá sọ fún wa ní Kùránì làwá sọ fún yín so wọ́n ni wà minhum ala Imran ọlọ́run fẹ́ sọ ìtàn Mary ọlọ́run kọ́kọ́ bèèrè látọ̀dọ̀ àwọn fámílì rẹ̀ àbáù Maryam àwọn làwọn bàbá Maryam liyubayyina anna Maryam min usratin karima láti fi rìnlẹ̀ kí Mary o ọmọ ilé rẹ̀ wa annaha min dhurriyyati al-anbiya al-mustafid àti láti fi ṣàlàyé pé ọmọ àwọn ànábì Ọlọ́run ni Mary ọmọ àwọn ànábì Ọlọ́run bá ní wa anna ummaha imra'atun salihah àti pé ìyá Mary ńkọ́ o ìyá gidi ni wa min salahiha annaha nadharat ma fi batniha muhabbaran lillah nínú rẹ̀ ni pé wọ́n jẹ́jẹ́ tí ìyá Jésù ni pé grandmother Jésù náà ń sọ̀rọ̀ yìí kama sọ́bà kó lè bá ma yé grandmother Jésù ní Jésù ò níbàtà pẹ̀lú Ọlọ́run Ọlọ́run tí ẹ̀ níbàtà àwọn kìfèrí bá Nábì sallallahu alaihi wasallam wọ́n ni ansib lana rabbak wọ́n ni wà Nábì sọ lineage Ọlọ́run rẹ fún wa ta ni bàbá rẹ̀ bàbá bàbá rẹ̀ bàbá bàbá bàbá rẹ̀ bàbá bàbá hmm? Ọlọ́run aṣọ kalẹ̀ fún Nábì Ọlọ́run ni kul huwa ahad Allahu samad lam yelid walam yulad lineage ọlọ́run ọlọ́run òbí mẹ́ ẹnìkan òbí hmm, tẹ́nìkan pa kí ni lineage ọlọ́run bọ̀ ní ìsinmi jésù èkì ń sọ́lọ̀ because sásọ pé wọ́n níyà ìyá wọn níyà wọ́n ní bàbá bàbá ìyá wọn àti ìyá ìyá wọn ní bàbá àti ìyá báwo ni wọ́n ṣe wá jẹ́ ọlọ́run ọba wọ́n ẹ̀ṣẹ̀ ń dàgbà wọ́n dàgbà wọ́n dàgbà díẹ̀ wọ́n tún jẹun láyé nígbà yàyà wọn wọ́n ṣe tí èyàn máa ń ṣe tẹ́yàn bá jẹun tán tẹ́yàn bá mu tán gbogbo tí yí ọmọ ànẹ́bí adama máa ń ṣe làwọn náà ń ṣe wọ́n bẹ̀rù ẹ̀rù bà wọ́n wọ́n ń ké according to the Bible ń pé olúwa gbé ife ikú fún mi ìyẹn ikú pẹ̀lú ìfẹ́ kú o gbé kú ikú fún mi báwo náà ṣe jẹ ọlọ́run wọ́n da ojú wọn bolẹ̀ wọ́n fi ń sin ọlọ́run ọba subhanahu wa ta'ala ó wá ń rìnlẹ̀ pẹ́ nìyí tún jọ́sìn fún ọlọ́run ọba hátà ìgbà tí Èṣù mú wọn lọ sí òkè nínú bíbélì wípé wọ́n fi gbogbo agbára ayé hàn wọn gbogbo ìjọba ayé jẹ́ Èṣù wá ní pé ó yẹ foríkalẹ̀ fún mi tọ́wọ́ fẹ́ kí n fọ́ ní gbogbo ìjọba ayé Jésù ní ara wo a kò gbọdọ̀ jọ́sìn àyàfi bóò náà ṣe wá Ọlọ́run bóò náà ṣe wá ọmọ Ọlọ́run wéyìn sọ Ọlọ́run wéyìn sọ ọmọ Ọlọ́run èèyàn ni wọ́n bíbí wọn ó wà miraculous bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí dídá nẹ́bí Adam náà ṣe wà miraculous táwọn tí ẹ̀ níyà tí wọn ò ní bàbá Jésù níyà náà sí bí ò ní bàbá ni Adam ò níyà wọn ò ní bàbá tí wọn náà Melchizedek nínú bíbélì kò níyà kò ní bàbá kò ní bẹ̀rẹ̀ kò lópin pa Melchizedek ni kò ní bàbá kò níyà kò ní priest ni so ó yẹ kó ń jẹ Ọlọ́run àwọn ìdí ni wípé Jésù níyà àmá Ádámù níyà wọn ò ní bàbá àmọ́ Ọlọ́run bá dá wọn àmbọ̀ sí ibi ayà yẹn Ọlọ́run bá méjèèjì pẹ̀lú kún fayakun ẹsẹ̀ ẹrí bẹ̀ wọ́n dẹ̀ mú rí bẹ̀ náà nam tó ní wakanet ta'ammul nam kí tó wá lọ à ń tẹnu wípé Jésù verse kan wà Matthew chapter 21 verse 11 nínú Bíbélì náà ni and the crowds were saying aláwọn èèyàn wá ń sọ ayé àwọn crowd àwọn èèyàn tí wọ́n wà ń bẹ̀ wọ́n ń bàtàrí jésù this is the prophet prophet yẹn ni jesus jésù from nazareth in galilee tó wá láti nazareth ní galilee ìtumọ̀ ní pé láyé jésù kí láwọn ẹgbẹ̀rún jésù sí a ní council of Nisi 345 after christ náà tó jòkó wípé jésù náà ọlọ́run níṣẹ́ ọ̀ láwùjáre kẹ́kẹ́ lẹ́niwẹ̀ẹ́ wallahi council of Nicaea ní Constantinople láti jòkó náà ti jòkó conference ní pé ẹ̀yìn Jésù yọ Ọlọ́run á jẹ́ mẹ́ta ìjòkó wọ́n sí àwọn ìjòkó mi before them proud to that ìjòkó yẹn fail ìjòkó ẹlẹ́ẹ̀kẹta náà ti jẹun tẹ́ pé boom bó ti wá di mẹ́ta lọ̀kan báyìí o Jésù náà wá bọ́ sínú Ọlọ́run búù ló sì wà ní Ọlọ́run ìgbà tí ẹ̀gán prophet ni wọ́n ń pè nínú John chapter 4 verse 19 obìnrin kan sọ ní the woman said to him obìnrin yán sọ fún pé sir I perceive that you are a prophet ọdọ̀ àpẹ ànẹ́bí ọlọ́run ní Jésù wá ní pé dákẹ́ ọmọ ọlọ́run ní mi àbí gangan ọlọ́run nínú Matthew chapter 21 verse 46 wọ́n ní when they sought to seize him ìgbà táwọn èèyàn àwọn wọ́n fẹ́ lọ gbé Jésù wọ́n fẹ́ lọ gbé pé kí lọ ọkùnrin tó ń dàmú ayẹjá lọ gbé láti fẹ́ lọ gbé fún Pontius eh, fún Pontius the pilot, they feared the people wọ́n bẹ̀rù àwọn èèyàn because they considered him to be a prophet torí wọ́n consider pé prophet lẹ́ni yíò àwọn èèyàn dẹ̀ ti mọ́nù gbogbo pé prophet ni tàbálà fẹ́ gbẹ̀ ní sáwọn yóò ní dìdí against wa báyìí ṣe báyìí àbí so ẹtùmọ̀ wọ another verse ní John chapter 16 verse 14 therefore when the people saw the sign which he had performed nígbà táwọn èèyàn rí àwọn àmì tí Jésù perform nínú àwọn àmì wo àwọn àmì pé kéèyàn lajú afọ ẹni tán bí láfọ́jú Ọlọ́run fún ànẹ́bí Ìsá lágbára láti la ojú rẹ̀ bẹ́ẹ̀ ni ó wà ní Kùránì náà ẹni tó jẹ́ adẹ́tẹ̀ Jésù adẹ̀ ṣe wọn adẹ̀ fọwọ́kàn ẹni adẹ̀ ẹ̀tẹ̀ yóò kò láàrẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn miracles kódà miracles tí wọ́n ń bẹ tọ́lọ̀ bá dákọ nínú Kùránì tí ò sínú Bíbélì tiẹ̀ kí ni mẹ́rẹ̀kù yẹn o ni pé ọlọ́run ni pé jésù ọlọ́run fún alágbára bí kí wọ́n mọ ère bí ẹyẹ pẹ̀lú agbára ọlọ́run ọba yóò sì di ẹyẹ tí ó mọ̀ fò eléyìí tún sínú bíbélì tí kúnnù kòrán ló tún wà tó ti bẹ̀rùn kí n sọ ọlọ́run ọlọ́run fún sọ́ọ́lẹ̀ aléìsàlám anẹ́bì tí ọlọ́run bá rán sí thamud lágbára pé wọ́n dẹ̀ sọ pé kí ràkúnmí jáde nínú àpáta ó dẹ̀ jáde wa qala lahum rasulullahi naqatallahi wa suqyaha inna mursilu naqati fitnatan lahum fàrìtẹ̀kíbẹ̀fún wọ́stọ́bẹ̀rẹ̀ àpá ṣebí mílẹ̀kùlẹ̀ yìí náà sí alẹ́bì sọ́lì ti wá dọ́lọ́m alẹ́bì Musa alayhis salam wọ́n mú ọ̀pá wọ́n fi lá odò odò sì là sí méjì wọ́n ti dọ́lọ́hun wọn ò dọ́lọ́hun o each nabi lọ́lọ́ba fún ní mẹ́rẹ́kù each odisi ọlọ́run ló ní àwọn àmì tí ọlọ́ba fún wọn àmì Isa lélẹ́yìí ṣe báyìí àbí ẹtù ọmọ owó John chapter 1 verse 21 pé wọ́n ní wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ pé what then are you Elijah ṣé wọ́n ni Elijah ni wọ́n ọ̀hìn àkọ́kọ́ ànẹ́bìnà lọ jẹ́ olè jẹ́ ọlọ́run ṣé wọ́n ni Elijah ni ó I am not wọ́n are you the prophet prophet tó ń bọ̀ wáyìn and he answered no verse yà ṣe ń bọ̀ wá ń bẹ̀ tàbá ti ń sọ nípa àwọn prophetic àwọn prophecies nípa ànẹ́bì àwọn Muhammad sallallahu alaihi wasallam hátànú bíbélì gẹ̀ so ibáyìn àbí so nínú John chapter 7 verse 40 some of the people therefore when they heard these words were saying púpọ̀ àwọn èèyàn mìí tán wà ń bẹ náà ìgbà tí wọ́n gbọ́rọ̀ tí Jésù sọ wọ́n ní this certainly is the prophet ẹni yìí gangan ni prophet ẹmúgbàgbé verse àtúnkà lánàá náà nípa pé Jésù sọ pé ilé gangan ni ìyà ìnígbẹ̀kún àákálẹ̀ bá mọ̀ wípé ìwọ gangan ni Ọlọ́run ọba òdodo àti Jésù ẹni tó rán ẹni tó rán gẹ́gẹ́ bí òjíṣẹ́ fáwọn èèyàn kó wá jíṣẹ́ fún àwọn èèyàn so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ verses pọ̀ ń bí gan gan gan gan gan náà so wọ́n ni wayaziduha wayaziduha Allahu ok wọ́n ni wakanat ta'ammul wakanat ta'amal an yakuna dhakarun so ya Ali Imran wọ́n wọ́n mọ́ rọ̀ kẹ́ pé ọmọ táwọn fẹ́ bí kọ́lọ̀ jíjọkùn fa idha bil mawludi untha àmọ́lọ̀ bá ní ètò mí àwọn ní ọmọ ikú jọkùnrin kó wà ní ọlọ́ọ̀bá kó ma sin lọ́ọ̀bá kó ma ẹ́ àmọ́ ọlọ́ọ̀bá ní ètò mí fún wọn ọba bí obìn fa arja'at amraha ila Allahi mu'tadhiratan ilayhi mu'awwidhatan bintaha wa dhurriyyataha minash shaitanir rajim àwọn adé alamọ́rin gbàrà ń tọ́ fún mi náà sí mo sì gbá mo wá ń wá ìṣọ́ Ọlọ́run fún obìnrin tó fún mi yìí àti àwọn ọmọ àrọmọdọ́mọ rẹ̀ kò níbi Ṣaitan fastajaba du'aha Ọlọ́run wá gbàdúwà rẹ̀ Allahu akbar fataqabbalaha rabbuha qabulan hasanan Ọlọ́run gbà bẹ́ ní ìgbà tó dá wa ambataha nabatan hasanan Ọlọ́run wá jẹ́ ọlọ́run bá wá jẹ́ kó jẹ́ pé ànábì ọlọ́run zakariya àwọn ni wọ́n tọ́jú rẹ̀ dàgbà rahiman huwa zakariya alaihissalam aláàánú ẹni tó ní àánú sí lànábì ọlọ́run tán pín zakariya yìí fahadihi ri'ayatun azimatun dhakaro wa dhikrun karimun li ummi isa ilé ọ̀rọ̀ tó dá tó dùn nípa ìyá isa ni yàtọ̀ sí ọ̀rọ̀ táwọn jíwùn sọ so èèyàn ní Mary tó bá dé àwọn church àwọn catholic wọ́n á mọ ìre mary àti jésù síta wọ́n á mọ ìre yẹn wọ́n á kọ́kọ́ lọ forí kalẹ̀ fún kátó wọnú ilé ìjọsìn ìyẹn làwọn tẹ́ ń forí kalẹ̀ fún yìí Ọlọ́run bá ò sì fàyè gbà wá ká mọ́ forí kalẹ̀ fún kankan fún nìkan wa yaziduha Allahu min fadlihi wa ikramihi fàyùkbérùnà bí dhalika bí qawlihi ta'ala hmm. ọlọ́n tó wá fẹ́ fún wa ní mọ́ ẹ̀tún agbà síṣẹ́ nípa àwọn nǹkan tí ń bẹ fún ìyá fún Maryam Mary àti Jésù ọmọ wọn wa idh qalatil mala'ikatu ya Maryam inna Allaha istafaka istafaki ó dẹ̀ sí kí ni ó ti mọ́ ọ obìnrin mímọ́ ni ọ́ ọ̀yìn sí ẹlẹ́gbìn ọ̀yìn sí oúnjẹ náà àwọn alágbèrè láà èyìn mímọ́ ni ọ́ Ọlọ́run bá wá fà ó sókè Ọlọ́run dá ọ sàlẹ́sà kó nínú gbogbo obìnrin tán bẹ láyé ní tàbí tọwà gbogbo obìnrin tán bẹ láyé nígbà yẹn kò sí ẹn tó dàbí Mary nù ẹ pẹ̀lú àyà Kùránì ya Maryam wọ Maryam uqnuti li rabbiki wasjudi warka'i ma sí lọ́wọ́ bá rẹ̀ máa foríkẹlẹ̀ fún máa ṣe rùkú fún bó ló ṣe wá jẹ́ pé tọ́lọ̀ ní kó máa sìn lánàá kó máa foríkẹlẹ̀ fún òun lè yí wá ń foríkẹlẹ̀ fún lè ní òun lè yí ń fi ah, Allahu Akbar wárìká ìmá raki'in máa kírùn pẹ̀lú àwọn tánkì máa ṣe rùkú wà dhalika min anba'il ghaib nuhihi ilayk

ẹni tó bá ti mú ẹ́ bí kéèyàn sọ pé kéèyàn kọ nọ́mbà kẹsí ibi àwọn papers ẹni tó bá ti mú nọ́mbà 1 wọn ni yóò mú irú nǹkan báyìí ṣá draw lot ẹnìkan náà ni yóò mú tó bá ti dípá àwọn méjì ní ikọ̀ rẹ̀ tí nǹkankan àwọn méjì ò dẹ̀ ṣetán àti draw lot fún wọn ni ọya ẹni tó bá ti mú ibi tó kùtà wà ẹni tó mú ni ìwọ ló mú bá ó ọlọ́run níwà nẹ́bí ò sí lọ́dọ̀ wọn náà ẹ́ wà ma kunta ladayhim idh yakhtasimun ò sí lọ́dọ̀ wọn nígbà tí wọ́n ṣe kíni tí wọ́n jọ ń bára wọ́n ṣe fàǹfà báwo nẹ́bí wa Muhammad ṣe wá sallallahu alaihi wasallam nígbà tó ṣe pá nẹ́bí òtún wọn lè kọ́ wọn lè kà ọlọ́run bá mọ̀ jẹ́ kó jẹ́ pé tí wọ́n lè kọ́ wọ́n ni wọ́n àti ẹ̀ lè kà wọ́n lè kọ́ wọ́n dẹ̀ ẹwà wo bí Kùránì ṣe wá perfect tó inú fi dájú pé ní àdọ̀ ọlọ́wọ̀ bá lélé ìtiwa tó bá jọ́dọ̀ professor kan ní ẹni sí professor ní ibẹ̀ meritus ni sí bí ni ó ti travel káàkiri ó ti wórí sí nǹkan wá kó ojọ́ ó wá fọ́ọ̀mù tiẹ̀ ó fi fọ́ọ̀mù ẹ̀sìn tiẹ̀ àwọn ànábì ò tiẹ̀ lè kọ́ wọn lè kà kòránì ọlọ́ọ̀bá Jibril wá mú wá fún wọn o yí sì ń dúró sórí wọn pẹ̀lú agbára tó wá fọ́nì ni bó ṣe wà nínú Isaiah nìyẹn ànábì yóò wá ní sáìdì mọ́kà yóò wà unlettered ah ọ rí èmà tàbá bẹ̀rẹ̀ mú bọ̀ wáyàrá àti débẹ̀ ni ọ yànú ọ képe eh ànábì wa Muhammad dambawi sallallahu alaihi wasallam kódà ó tún wọ́n bẹ̀ kí wọ́n sọ fi pé ká olóhun ò lè ká wà lẹ́nu bíbélì ló wà tàà lè yóò ṣẹlẹ̀ prophecy ẹ̀dẹ̀ ti wà tipẹ́tipẹ́tipẹ́ ní bíbélì ló jẹ́ pé nígbàtí ànábì sallallahu alaihi wasallam àwọn tán jẹ́ jews àtàwọn christians láyé ànábì wallahi wọ́n mọ̀ pé ní gẹ́gẹ́ lòdí sí ọlọ́run àmá hasadan ah hasad yóò dáfa àṣí hasad èyí lè rí òdodo ọlẹ́ ráàlì jẹ́ náà àti ná ọ sì lọ lọ́nu náà torí hasad kàkà tó yóò àjẹ́ pé ní níwà tẹ̀lé tí ń fi wá wà lìjẹ́ náà kọ́lọ̀ jẹ́ lìjẹ́ náà mú èmí lọ inú náà yá mo sáà ń pè yìn tẹ̀lé ẹ́ kíyàn fọkàn ara yẹn mọ́ o hasadi wa búnkú ni o kíyàn ma kógíra yẹn ma bínú àwọn èèyàn látara ìbínú tí ń bẹ́pà lágbàwá àwọn tó ma dàmọ̀lú ni àwọn lè àjá nàbí bó ṣe di wàhálà bó ṣe di kí nínú òun ló wá àìjẹ́bẹ̀ táwọn ènìyàn bá gbangba ẹ̀gẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ kírísẹ̀ lè nínú mùsùlùmí lẹ́jẹ̀ tó láti lẹ̀ ní kí ní ti stop oníkálùkù ti gbà pé ẹni yóò jíṣẹ́ ọlọ́run ọba ni àmọ́ látara ìgbà wọn tẹ̀yìn òun ó kó bá wọn èèyàn tó pọ̀ lẹ́nu ló jẹ́ kí wọ́n tó bá máa ń sagídí tó tí wà mọ̀ dá wàhálà alẹ́ whereas ìpìlẹ̀jà tí wọ́n dẹ̀ ń já ìfẹ́ ẹnu ni hasad ni ìkórira ni ìmọ̀ bínú àwọn èèyàn ni ẹwùn kan báyìí tó gba wọn wà burúkú yẹn kí yẹn wá bí yẹn ṣe fọ̀ ẹ̀mí ara ìmọ́kùn bẹ̀ tó gbogbo nǹkan ó clear

ẹwà àwọn Khomeini àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹwà àwọn tó kí wọ́n dá búrúlẹ̀ láyé tí wọ́n gbin àwọn kùfùrìyàt sáàrin àwọn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wọn ti kó láyé ní ìsìn báyìí ìntán gbìn sáyé sótàn aburú tí wọ́n gbìn sówátàn àbí Allah subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹni kọ̀ọ̀kan wa so ẹ jẹ́ ká dúnbì fún tèní inṣáàlá a tún tẹ̀síwájú ní ìjókòó tí ó ń وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته